نطلب ثمنها إلا إلى الله ثم علم رسول الله صلى الله عليه وسلم أن هذه الأرض لغلام وما تحت زرار ابن أسعد النجاري رضي الله تعالى أرضاه ثم استحضرهما رسول الله صلى الله عليه وسلم وساومهما من رسول الله صلى الله عليه وسلم ما ظنكم برجل تصدق بجميع ماله وما ظنكم برجل تصدق بنصف ماله وما ظنكم برجل جهز جيش لعسرة حتى قال في رسول الله صلى الله عليه وسلم ما ọkwani fabarida to suwani musulmi an tọrọ alikin ikọlẹ àti gẹrẹ fan nabi sallallahu alaihi wasallam ẹni ọbarida láti ba ma jẹ́ kẹ fún gbogbo wa alọ́wọ́ bá ń sàlìkún kí annabi wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn arẹ̀lẹ́ ànábì àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ̀gbìn alìkíyàmà àmbíọ̀ nínú àdáni kẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ wá láṣẹ ká bẹ̀rù ẹ láìmọ̀yọ̀ nínú alkùrán ká sọ ìbẹ̀rù ìdí gàgá láàrin àwa àti ààrẹ ọba dẹ́dà nínú ẹrú tí ó bẹ̀rù rẹ níbẹ̀rù ti tòótọ́ tí ní ó sí láǹfààní láyé àti gbangba alìkíyàmà dákùnjẹ́ ajẹ́ kan bẹ̀ bá lò pẹ̀lú yọnú rẹ̀ má bá wa lò pẹ̀lú rẹ̀ bákan náà àwa ń dúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà tó jẹ́ wípé oore tó ìgbà táwọ̀ wà ó jẹ́ nínú ọmọ lẹ́yìn annabi gbẹ̀yìn ìgbà annabi o náà ni Allah ló nífẹ̀ẹ́ sí jù ó sì gbé ókè kọ́dà ó tún sọ annabi sallallahu alaihi wasallam kí sẹ́yìn kó lè rọrùn fún láti jẹ́ Allah subhanahu wa ta'ala ó wá kó àwọn èèyàn kan tí àwọn ọ̀hún ìlọba dẹ́dà ń sọ fún wa wípé kálọ̀rì ẹjọ nítorí pé àwọn náà nù tí a bá láwọn dà húnhún fi alamil iman lausrina anhum húnhún fi alami attaqwa lausrina anhum húnhún fi alami al-infaq fi sabilillah tí a bá láwọn sọ̀hábà dà àwọn náà nìyẹn níbi ìgbọ́lọ́wọ̀n ọba gbọ́ ní ìgbàgbọ́ tó píọ̀ ní ìgbàgbọ́ tí ò ní èrú tí a bá láwọn dà àwọn náà nù níbi ká máa tẹ̀lé tọba dẹ́dà láti máa fi wojú rí ọba dẹ́dà tí a bá láwọn dà níbi ká máa gbìyànjú sójú ọ̀nà ọlọ́ba subhanahu wa ta'ala àwọn fil infaqi fi sabilillah bóò làwọn sọ̀hábà ṣe ma ń sáré báwo ni àwọn sọ̀hábà ṣe ma ń díje tí wọ́n bá ní tọ́lọ̀ ń ya wọn ìgbẹ́yìn bẹ́ afẹ́ násójú ọ̀nà náà ọba bóò ni ẹ̀mí tí wọ́n ṣe rí káwàwò jama'a annabi wa sallallahu alaihi wasallama wọ́n gbógun ti ní maka ogun ìní agbára ọba dẹ́dà ní mọ́ yọ̀nda fọ́ ma lọ sí mẹ́dínà wà tọ́rọ kàrùsù àsálà mẹ́kàtà fìrọ́ràn bì dìní àríbì fi maka alẹ́ lẹ́n tí ń gbé ẹ̀sìn rẹ̀ sá lọ sí mẹ́dínà kọ́dà ó dí ààyè min maka ìrẹ̀ maka ìnákìlá àhábò àrùdìlá ilẹ̀ tí a bá ní orílẹ̀ ọlọ́n kan bẹ kò sí bí ó wù mí tó wọ mọ́kàí lọ́wọ́ annakọ́mi àkọrọ̀jú ní máa kọrọ̀tù mí tí è bá ṣe páwọn èèyàn mi ní wọ́n lé mi ní ilé kúònù wọ mọ́kàlá ilẹ̀ ọlọ́ni fọkànbalẹ̀ àágbà mọ́kà ń kọ padà ó fẹ́ kọ́sọ̀sọ̀dọ̀ àwọn àwọn Banu jar, àwọn oníwọ́ fún sam lálejò tí Abu Ayyub al-Ansari jẹ́ kan náà Abu Ayyub al-Ansari ànúbìgbà láti dé sílẹ̀ títí ẹ̀ níjọ́ náà lọ́rọ̀ fáwọ̀ ọ̀dọ́ ẹjí á lọ rẹ̀ mójútó àná tá bá mójútó àná à ní lúsì òní in ń da àwọn ọ̀dọ́ láàmù lẹ́ni òun ni ànà tó sọnù mọ́ wọn lọ́pọ̀ tí wọ́n wá gbá òní mú nítorí òní tó bá sọnù kò sí táàfiwà ànàláàfiwà àwọn bàbá wa lánàá ọlọ́mbà ni gbàbọ́ wọn níjọ́ tí máa nì pọ̀ tí kí wọ́n pọ̀ mbẹ̀ tí ó sì fẹ́ ṣe ní tòótọ́ níjọ́ ànàbí dẹ́mọ̀dínà ilé tí wọ́n gbà lálejò sí ilé alájá méjì ni òun náà ilé àbí àyúbẹ̀lá ń sọ́rí ṣùgbọ́n àfáà tí wọ́n kò mí Kùránì nínú ikọ̀ láti Ìbàdàn tí a fẹsẹ̀ rìn lọ Mẹ́kà àwọn ní kọ̀tọ́ lọ kẹ́yìn wọ́n lọ ọdún méje lójú ọ̀nà ọdún kìíní kejì kẹta ìjọ tí a dé Jẹ́dà ó ń láwọn èèyàn kíra wọn wípé àkú àràfáànà automatically wọ́n jókòó dídí ọdún kanú ìkàndí ó ní tẹ́bà ti pè ní àlàájì ẹgbàgbé kéèsè mùsùlùmí máa ó dídí àlóṣe yẹ because àǹkírùn jojúmọ́ wọn ò pè mú sọ́lí yóò sì ajá alhajj ọba dẹ́dà yóò dáwọn padà ìlàsàwà ìsẹ̀mìlì Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí ó dé ilé àbí àyúbù ilé alájà méjì ni àbí àyúbù ti pèsè òkèlẹ̀ àwọn wọ̀wọ́ lókè ànàbí anúlọ́nà wà ni àbí àyúbù jẹ́ ìgbóhùn sálẹ̀ ah ó rà ní ọgbọ̀n lọ́fẹ́rẹ́ ìgbésẹ̀ ìmọ̀ wá ń lórí rẹ̀ nítorí ọ́sá kó gbogbo pọ́pọ́ fúrú nígbègbè tẹ́mì àwọn fi gbàtọ́ lọ́n alìsọ̀ sọ́lọ́mù wá nínú jẹun wà sálẹ̀ tàbí fi wá sọ pé sọ ọmọ pé yẹ̀gùsáni ashabi àwọn èèyàn ma wá kí èmi àwọn èèyàn ma wá bèèrè dájú ẹ̀sìn àwọn èèyàn ma wá wó mi gìrìgìrì gbogbo ọgbà àgbàlagbà ó wà náà wọn gbogbo ìrọ̀lọ́run sí ìrànmi sí tí ọ̀rọ̀ lọ́rùn láti máa gòkè wá ìgbàlára búrúbù wá gbà pé ah, àbúrà yìí wá ń sọ pé láìsí náà

nígbà bá gbé yòókù wà àtún àtàwọn ará lè rẹ̀ ìyòókù tó kù làwọn ọjẹ́ yóò wà máa wo ọ̀gangan bí tí wọ́n bá ní ibi tánàbí ti gbà jẹun ní ojú ọwà nàbí òun kò ní ọmọ wá bù Ànábì wá wà lè rẹ̀ bẹ́ẹ̀ ó ń sí ọlọ́run lu ọ̀sẹ̀ méjì bìrìwáyà fábítà ní Mẹ́dínà ti bọ́dé wọ́n ní kí lọ fí ànàbí ànàbí ibi táǹkọ ilé ìjọsẹ̀ sí ẹ̀kọ́ní ànàbí ẹ̀kínú ànàbí ni fàáminúni bí ha ìtìkùnmà hádà hákàdà jẹ́ àfi sọ́dàm ìnàbà Bukhari min hadith Anas bin Malik ọya èlò lẹ́fẹ́ talẹ̀ ẹjẹ́ nà ẹjẹ́ ìwé tí ó tẹ̀ lọ́rùn àbánú nàìjírí ní ilẹ̀ hmm. la nuridu thamanaha illa ila Allah ọ̀dọ̀ Ọlọ́run fẹ́ gbọ́ owó rẹ̀ kìí sọ́rọ̀ wà nàbí àti fílẹ̀ fọ́lọ́run kọ̀tí ṣe ọlọ́run lọ́rùn àbí tún ṣe wádìí náà kaba ní àbàrún nàìjíríà bí ẹ ṣe rínú ojú ọ̀sọ̀nù o ṣùgbìn àwọn tó kàngún sí ọmọ òrukàn ni wọn ò sì ju méjì lọ ẹ̀gbọ́n àtàbúrò ní àgbọn bẹ̀ǹjẹ́ sáàlù àbúrò bẹ̀ǹjẹ́ sùáìlù ṣùgbọ́n mọ́dá àwọn méjèèjì náà pé ẹnìkan wá ń bẹ tọ́jọ́pọ̀ ní tọ́jú àwọn méjèèjì à ń pè ní sùrọ́rọ̀ ibn asad òun ni kiri ànábì kan àbíbàtọ́ rẹ̀ sẹ́sìn ọdí mẹ́ta ṣùrọ̀bùn àà abẹ́ òun ọmọ ìwà wọ́n tó bẹ́ wọ́n wígbọ́nà gangan ẹ̀yin ọmọ kí rẹ̀ fẹ́ talẹ̀ yíò ní àà annabi àwa náà fi wójú rí ọlọ́run sallallahu alaihi wasallam annabi da àwàlọ́ annabi da sallallahu alaihi wasallam annabi wá wo àwọn ọmọ ó rí pé òsì hàn lára wọn

táwọn àfá àgbà pé òun jọ ń gan iní ẹlẹ́ foundation islamu wọ́n ti ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀sàsálám àbáṣù tẹ́lẹ̀ ànìyàn lọ bẹ́ẹ̀ sì ni ànìyàn sọ fún àbáṣù pé ẹgbọ́n bàbá mi ní ẹ̀yìn mo ní àdéhùn pẹ̀lú àwọn ará Madina o wọ́n ń sọ fún mi báyìí wípé àwọn fẹ́ wá pàdé mi lórí tí mo gbé lọ́tẹ́ ẹ̀gbà lọ́wọ́ wáyìí bàbá ni níbùlẹ̀ tí a fẹ́ pàdé lórí báyìí báyìí báyìí ni ó ní tẹ̀lé ọlọ wáwo ẹ̀sìn tó ń sọ yìí inìkan láàgbá o nǹkan kò gbọ́dọ̀ sí ọ́ àwọn òṣòjú ẹ̀mẹ́ bóò lè mi àti pẹ̀lú súnnà wa láṣẹ ń ṣe nú ẹbí wa tó fi jẹ́ pé àlòókọ méjì ju àfáàrà mú lọ annabi wọn ọ̀gbà tó mú wá lásìkò wọ́n sì ní tó ń lọ rẹ̀ sí agreement tó fẹ́ lọ sí àjọsí ni táa bá ní àgbàtí ẹ mọ́ká o ìsọtẹ́rì sọ̀rọ̀ ìsọ pé kọmọ̀ bẹ̀lọ́dọ̀ wa àyè ọgbà ọkàn rí ọbalẹ̀ tó bá jẹ́ pẹ́ ẹ̀fẹ́ lọ tẹpa ó lẹ́yìn o in tójú yọ́ kẹ̀kẹ́kẹ́ kọ́ ti ẹja ti na kò ń sọ́rọ̀ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ́rọ̀ mi sí gbogbo ayé ó ní ká máa sì lónìí ma mùsùlùmí èsáwó mùsùlùmí èsòro wọ́n bí nǹkan àwọn téèyàn bí méjì mẹ́ta kú láàrin oṣù ẹyọ kan ìtẹ́ndẹ̀wò kí ní ìṣẹ́ àwọn ọjà wọn wọ́n bà ní wọ́n pàjà kí ni wọ́n ṣe aláàjì náà bàbá lọ́jà o omi nìyà lọ́jà o wọ́n ni àfẹ́ gbẹ́bọ bọ́lọ́sọ bá tó dé wọ́n tó máa ra omi ọ̀ṣun káàkiri ó tún àbọ́nà àtàtì ẹ̀nà ya àríbí wá ní ọlọ́run ní kí n sọ fún ẹmọ́ ìdàbípọ̀ ẹmọ́ túbí mọ́sàmíyàn ti bí ọ gbogbo ẹ̀dà tó bá fẹ́ mọ́ fàkọ́mọ̀ tó ra wọn kọ́sàmíyàn ti bí ó tó rí pé wọ́n pa níjò níjò lọ dára ẹ̀mà ẹgbẹ́ ti a mọ̀ kó tó mara ẹnu àwọn tó wá ní ń pààyàn igẹ béèyàn ànábì wọ́n sọ gbogbo tọ́lọ́run inú albarabun marun ní ọdún ọkà dìde ní oníyà rasulallah ànábì so ní tọ́sọ yìí kò ní ìdíkò títẹ̀lẹ́ méjì ọwọ́ rẹ̀ tẹ́wọ́tẹ́wọ́ àbí bàtẹ́wọ́ ó ní mọ̀ gbọ́wọ̀ mi lọ́wọ́ yìí ànábì máa mú mi lọ àlìjànnà lọ́dọ̀ Ọlọ́run gbogbo ń tọ́ mú wa pátá ìní sí kẹkẹkù ìntọ́lọ̀ ba fẹ́ ní màá sí ìgbò lọ wọ́n bọ̀ mọ́jìnà ànábì ní à bọ́lọ̀ bá ti yọ̀ndá náà ọ̀dọ̀ yìí náà mọ̀ bọ̀ wọ́n kó wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ bá bẹ̀rẹ̀ ààrẹ ààrẹ dípò kọ́ máa dẹ̀ sí inlẹ̀sì ọ wá pa àwọn ẹbí ẹ̀njọ́ kàpí ẹjù ẹwà anábì ń bọ́ mẹ́dínà ìmà bí ó bá mi o bí se ń se ní mi o ṣùgbọ́n gbogbo dúkìá ni mo dá mẹ́ta o ni wà sí yá àkọ́kọ́ nínú Islam mọdá gbogbo dúkìá mi mẹ́ta ẹ̀pín méjì ẹba ń kó dákan fánìyàn bí kọ́ ma fi sí ọlọ́run

yóò wọ bàtà ọ̀tún kò ní jẹ́ kọ́lọ̀ ọ̀tòsì ìmí ọ̀yọ́ nù wọn aṣọ ọrùn rẹ̀ bí ìgbà téèyàn mú awọ ẹran tí ẹ kàn là láàrin téèyàn làbọ̀rọ̀ anábì wá rí mẹ́skánà àti fákọ̀ òsì tó nítumọ̀ orí lára àwọn èèyàn rẹ̀ ó sallallahu alaihi wasallama hmm. àfáà tí ó di ajíṣẹ́ bí ànábì ní ajíjẹ sí ànìyàn lòkú àtẹ̀ẹ̀kẹ́ ìbú jẹmọ́ a ní ẹjẹ́ amójútá náà kó lọ mọ́ bà sọ́nù orítíràyọ òní kọ̀ mọ́ bí kò ní kíbùlà kò sí bí òní òlé dojúkọ ṣùgbọ́n láì mú mọ́lẹ̀ mọ́lọ àwọn àwọn sọ̀hábà nígbàtí àgbọ̀yẹ́sì dénú wọn kánsàn bá wọn sọ̀rọ̀ ṣe jama'a ẹ̀sìn ó náà bùkátà ẹ̀sìn yóò náwó anúbìwọ̀ sallallahu alaihi wasallam ọwà mọ́ bá wọn sọ̀hábà sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù náà ìbẹ̀rù ọlọ́n Zainab bíntù Khuzaima umul masakin ẹnìkan bẹ́nu ya rọ́sà sálàm ṣùgbọ́n bá dẹ́dà ó jẹ́ kí ya yóò fi ànàbí sàyé lọ a mọ́ ń pè ní ìyá àwọn aláìní Zainabu ló kọ yáì Khuzaima ló kọ bàbá wọn ìyá ìdápọ̀ jẹ́ fi ìdàl ma'ajim ìdàmọ̀ tọ̀bàrọ́ni wọ́n ni summiyat ummal masakin lè kathrati it'amiha lil masakin ìyá tó bá fẹ́ ṣe ń jẹ

tí tẹ́ fi wá sọ́bẹ̀ nígbà tó ń papòdà inú yàrá wọn inú ànábì sallallahu alaihi wasallam fẹ́ ìyá Ummu Salama sí radiyallahu ta'ala anhuma wa ardahuma na'am jaa fi sunan inda abi dawud bi isnad sahih annabi sallallahu alaihi wasallam nínú sunan abi dawud hadha alhadith min hadith sayyid zaid ibn aslam an abi zaid ibn aslam ni bàbá òun sọ fún táwọn rí annabi tí wọ́n bá jẹ tí wọ́n bá mú wípé èmọ̀ kí mọ̀sẹ̀ lọ́dún kan wà hádá min riwayati umar umaru ni amarana rasulullahi sallallahu alaihi wasallam an natasaddaqa ẹ̀sìn bukata àmà nídìn ka báyìí ó sì ọlọ́run wa bóde ọwọ́ àmbà ogbò wa sọ́rọ̀ àríbí ni ẹwà náà sójú ọlọ́run àbí sánsọ́ ń ó ní fàwáfọ́kọ̀ dáálíkà máàlà ní indi nígbà ọlọ́run sì ṣeun owó kẹsẹsẹ̀ dọ̀dọ̀ mi lásìkò yẹn à owó ìbú àyà mo ní ọlọ́run ò ṣeun aliyaoma sàbákútù àbábá aliyaoma asbíkù àbábá kírín in sàbákútù yaomani bí mọ́rọ̀ ṣewínú ọlọ́run ṣeun ah ọkùnrin jẹ́ gbogbo àbákírín ti mọ́ gbáwájú mi ṣe ogun kẹ́ ọwọ́ aká owó ma ń lọ àbákìrì gan ọmọ pé lélẹ̀ ìlọ́tẹ̀ ẹ̀yìn mi ni ó wà lọba bọ́ọ̀lé ó sì gba ọsẹ́ àwò gbogbo dúkìá rẹ̀ pàtà lọba gbàjọ nígbò sí gbàjọ tán ẹlẹ́ òní ẹ̀mẹ́lẹ́ ọmọ márùn-ún mẹ́wàá rẹ̀ ẹ̀fì márùn-ún náà bí ẹ̀mẹ́lẹ́ ọmọ mẹ́fà nú méjìlá rẹ̀ ẹ̀fì mẹ́fà náà bí ọmọlẹ́ ẹmú mẹ́ta nínú mẹ́fà rẹ̀ alhamdulillah tàwà ní tàà ní yóò tún se mọ́ se se inú àsàbé àà ìwòjú rí ọlọ́run ilé o ti dámi lójú níbọ̀ níbọ̀ mo sì dé ọba kò kalẹ̀ tí mo fi wójú rí ọlọ́run rí o ya Umar ma àbùkọ́ ìtàlẹ̀ ahlik kí ló fílẹ̀ fáwọn ará alé ní tó kówà ìpọ̀ náà <laughs> náà èmi náà ti àbùkọ́yítù làwó mithlahu irú tí mo kọ́ wáyé déédé ẹ̀ náà inú bẹ̀lẹ̀ tààrà máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tààsì máa lù wẹ́rẹ́wẹ́rẹ́ àkùsí ọlọ́fàwọ́rẹ́ kàsí kọ́pá lóńtọ̀ máa ń bọ̀ ó di àbúbákìrì lọ́kọ̀gùn kan dé ó ṣe ọlọ́ni àbúbákìrì ọlọ́wọ́ gbà ọkàrí ogun tó kówáyé ọpọ̀ ah ó ní ànábì abqaytu lahu abqaytu lahu Allaha wa rasulahu mo fi ọlọ́run àtànàbí ilẹ̀ fún kí n túnmọ̀ rẹ̀ abqaytu lahum ma yurdi Allah قيت لهم ما يرضى به الله عنهم ورسوله in tí ó yọ̀lọ́ àti ànábì nù mú fílẹ̀ fún ó fílẹ̀ kẹ́lẹ̀ fún ó lọ́nà àtànábì nù mú fílẹ̀ fún umaru wa súnmọ́ abubakar ó ní láùsàbíkùkà ila shayin abada tó bá ti ń di pé káwá máa ṣe tọ́lọ́un ìtún ní pé mọ̀ ń bọ́ kọmpitítìmà ìgbà pé látọ̀nà ọmọ gbà pé ọ̀gá mi ni ọ àwọn nìyẹn ṣùgbọ́n rú àdífì àgbọ̀rọ̀ kó lórí ẹ nítorí pé ìrújú lọ́dún ẹ̀ tí bá ń wò pé wọ́n rán nàbí sí gbogbo ayé ọlọ́kàn kẹni

Ànábì wa sallallahu alaihi wasallam kama jaa min athar ummul mu'minin Aisha radiyallahu ta'ala anha nígbà tí àṣẹ máa lọ Madina dé ah inú Ànábì dùn lọ́sàn gan àbí bá gbéra lé kèèsí ìwáṣọ́rọ̀ bákìrì táìmù ìyàwó Aisha láwọn ń wo bàbá àwọn ah, ọ̀rẹ́ mi ìwọ́n táìmù yìí ah alamọ́dì nǹkan lọ sílẹ̀ àbí bá délé wọn sí ọlọ́run jókòó àbákìrì ní ọdẹ́rùbà mi sí òsì àbí ní ìmọ̀lọ́sẹ̀lẹ́wọ̀ ṣùgbọ́n kó tó ti wá bẹ̀rẹ̀ abakir akhrij man indak ababakir akhrij man indak sọ́rọ̀ gbogbo àwọn ará ilé sọ pé wọ́n yẹra fún abakir ni wọ́n bí ọ fẹ́ sọ̀rọ̀ ńlá àṣírísì ni ó sì tóbi pọ̀ ṣùgbọ́n kó tó lè sọ kí n pé káwọn ará ànábì sí bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lọ wọ́n sì dákẹ́ lórí tábàkìrì sọ ń sánmà wọ́n stampo ẹni o kára lè rí ọ̀bà rí bẹ̀ ojú ẹsẹ̀ wọ́n tà níbi lóngó pé hàn sọ fún àwàlá pọ́ láti sọ fún pẹ́kún oko àwọn ará léun tí wọ́n ò tú fọ́ ànábì tí wọ́n ò tú àṣírí rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀mí wọ́n sì bẹ́ ẹ̀hẹ́n àwọn mímọ̀ wá ní yàtọ̀ sábàkìrì ṣé èèyàn lè ṣe wọ́n lè èèyàn lè ṣe

wọ́n jẹjẹjẹjẹ wọ́n tó gbẹ́nu kú mẹ́ oníṣẹ́ rí kejì náà wọ́n jẹjẹjẹjẹjẹ oní ànúlára wọn kọ́dà um, tí ẹ ti nínú dúkìá kékeré kọ́ lára ọkọ wa ṣe rẹ́ ní kẹta yìí promise pọ̀ tọ́kọ ti sí fún wọn yìí ti ṣe tó ti lé ní fún ṣe rí ilé tí wọ́n kọ́ sí òkè kíríkọ rẹ̀ ẹ̀mù wọ́n tún lẹ́stéètì kan báyìí ẹba mú náà ṣe lẹ́yìn rẹ̀ ẹsà tó bá múlẹ̀ kaṣú bí méjìlá oríṣiríṣi ni àwọn éka ológun àtọlọ́gbọ̀n abẹun ẹba wọ́n mọ́ dàbí páwọn èèyàn mọ̀ wòyàn wò pé mọ̀ wáyé mọ́yà ẹsà tó bá mú billion ní owó wọn lẹ́yìn náà ẹwà sàdúà sí kọ́lọ̀ fọ́bàrẹ́kà sí fẹ́ mẹ́ o

anábì sallallahu alaihi wasallama nínú àwọn tánàbí tún rẹ̀ inú wọn la máa ń pè ní marsad ibn abdullahi marsad ibn abdullahi tí wọ́n bá lẹ́yìn àdá èèyàn nìyẹn jẹ́ àádọ́ min hadith yazid ibn abi habib ibn abi habib yazid ibn abi habib òun kèé sọ̀hábà kò sínú sọ̀hábà tàbí ní ó ní níjọ́ kan òun rí marsar abdullahi ọwa masalasi wà fi jẹ́bi ìbásọ́nù ọwa fi albọ́sá sàpò ọwa súnmọ́ abulkhair ọkọ̀ tẹ́sí ma pẹ̀lú babun dada abulkhair ma turidu ila hadha yuntinu alayka sawbak kí ló fẹ́ fi albọ́sá sí lápò báyìí tí ó gbá sọ́rọ̀ yọ́ márùn-ún báyìí sí ọ Ah, olówó agbó ẹ̀rìn alùbọ́sà kọ mọ̀ fẹ́ mú gan tẹ́lẹ̀ náà wallahi ma indi fi manzili shay'un atasaddaqu bihi ghayru in ní nǹkankan tí yẹ ṣe sàárà lẹ́nì ju alùbọ́sà ti mú mú àpò ìlọ iná nìkan tó kún lé wallahi innahu haddathani rajulun sallallahu alaihi wasallam ọ̀kan nù mi sọ̀rọ̀ wípé kí n tẹ́tì dáadáa إن جاء ممكن نصفان وقوة لها وانجوكا وهذا الحديث أخرج ماما أحمد في المسند Ànábì wọ́n sọ fáwọn wípé ẹjẹ́ máa ná sójú ọ̀nà Ọlọ́run torí wípé zillul mu'mini yawmal qiyamati sadaqatuhu nígbà púpọ̀ ẹ̀bá dípò lè tẹ́jọ̀gbà alkiyama Ọlọ́run pàṣẹ fóòrùn kọmọ̀bọ̀ yóò kú láyé rẹ̀ yóò mọ̀ mil yóò wà kú dédé mil mílù sí lọ́dọ̀ lọ́báwá ìpò méjì lóní àkọ́kọ́ onáà ni mẹ́ẹ̀lì táwọn wíhun dédé mẹ́ẹ̀lì kan ní ó kù sórí gbogbo wa ọ̀pọ̀lọmọ̀ wá sọ ogun ọmọ bórí lára wa apá kan fà ní mẹ́ẹ̀lù tí a nàbí gbẹ́rẹ̀rọ kan ọ̀pá àtìró mẹ́ẹ̀lù fúkúrúlà wọ́n máa pò náà ní mẹ́ẹ̀lù wọ́n ní yóò ó sì kọ́ ní sóòdí táìmù yìí àwọn èèyàn ma pariwo pé Allahumma makudu bayna al-anam ọlọ́run adajọ dájọ́ láàrin wa walau ila an-nar jẹ́ pé nálọ̀rọ̀ mi ọjà sí ọlọ́run wá dájọ́ torí tó ń kálukú ti gbà wípé kò ti sí tó lè wọ́n ní gbogbo ọlọ́pọ̀lọ́ gbọ́dọ̀ mọ̀ pé tó wá bá ń jùna lọ ní bọ́rọ̀ ó sì dẹ́jọ́ náà oúnṣẹ́ ọlọ́run wá pàkíyèsí èmì àti lónìí wípé gbogbo tó ń kàrùkú bá ọ̀nà ọlọ́run tó bá di ọjọ́ yẹn di wọ́n wà gé fún wọ́n gé fún gbogbo tó kẹ́kù sí wájú ọlọ́run yóò bá jí òjí òjí ẹlòmí ọkà yóò tó kàtẹ̀bí inú èmú àbàlò orí ẹ̀kan déédé tó ń kàlùkù sí wájú ọlọ́run rílùl mu'min yawmal qiyamati sadaqatuhu annabi wa sallallahu alaihi wasallam bí ṣe ń rí àwọn jẹ́ ìlú títí wọ́n kọjá iye méjì pẹ̀lú ọ̀rọ̀ ọba dẹ́dà nítorí kíni nítorí pé wọ́n wà ń bẹ̀ tó bá dẹ́dà fi ń sọ fún wípé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun gbogbo dáadáa tẹ́yìn náà fẹ́ gbàlọ́dọ̀ wa ọwọ́ yín ò lè bá àfitẹ́ ẹ̀bá ná nínú tẹ́ nífẹ̀ẹ́ àwọn yìí ma wá ná láìníwẹ́yìn lóò láì isere ìṣẹ́rẹ̀gùn ụmụ ò sínú orégùn wọn ò sì sínú ẹni tí fi ìnira ìbéèrè wá wá gbogbo ń táwọn sọ̀hábà náà sójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala níjọ tí wọ́n náà ká pé wọn ọ̀nà ó ń dà lónìí mojókòó mọ́ wá ń ronú annabi Sulaiman ọmọ dalọ́lá pọ̀ tí è bá wá ṣe pé wọ́n lọ sọ fánú al-Qur'an ìjẹ́ nìkan lè jókòó kóòrùn náà pẹ́nìkan ti wáyé tó lórú ọ̀rá bàrí tó ń ti bẹ́ẹ̀ sì lénì ọlá òní trésìsìmà pé àgájọ́ sí tọ́lọ ọgbàlọ́dọ̀ ọbàlìkísù nìkan ló kú o àwọn èèyàn wá ń fi $10,000 lọ rẹ̀ èwò kò sí mọ́ ìyìn tó ń kálukú bá ti tìsíwájú ti ẹ̀nu in tó jama'a àà la ilaha ọlọ́run dákùn ọlọ́run fọ́ tọ́ alẹ́mì jẹ́ alẹ́ máa sì tí ẹ ọ̀kan nínú àwọn bàbá wa nú ọlọ́run mú sọ́dọ̀ ọmọ kọ̀ọ̀kan wọ́n pín 60 eh, million cash afá àti wá ń pín gún ọ wá dáalé ó sáàrùn kálukú wọn bínú wọ́n ṣe ń lọ ọ wá pín ẹ̀pẹ́ ẹmọ́ bínú ṣe alájì kọ́ mọ́sálásí kún tó kú láyé ah, <laughs> ah, alájì kọ́ madrasa ọ̀nà madrasa bó <laughs> kí lọ́kà alájì pẹ̀lú madrasa alùgbọ́ wọ́n máa pọ̀ sí kéré bí ó sì mọ́ pàmà ọdá kò burú ẹ̀wà mú 33 million ẹ̀dàjọ́ ẹ̀sì sínú àkáǹtì kan kò ní ìdíkọ́ kan wọ́ tèmi o yín bá yín wálẹ̀ ládùúgbò tí ẹran ti bùkátà mọ́sálásí bí wọ́n ṣe bá yín kọ ẹ̀yìn náà lẹ́mọ̀ supervise nǹkan yín tó bá wá dìpọ̀ parí tán ìmáàmù tí ó máa darí àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run èmi àfáà nígbà tí ó tó súnkẹta tó hórí lùmbọ́kọ̀ 35 million nídìí rẹ̀ ọ̀rọ̀ tí lọ bí 9 years yóò inflation ìtẹ́ tí ìṣẹ̀lẹ̀ embassy ngọ́kọ̀ 35 million náà bí 9 years yìí à ní kóló kéèkéè ni jẹmáà àwọn táà ń torí wọn kó jọ wọn ara ti wà mú kìí ṣe pé ilé ìsànà díyà ló ti ṣẹlẹ̀ bàbá náà

lọ́wọ́ bóde nígbà ẹmọ́ ọba àmà ti gbáǹjẹ́ ìyàwó ẹ̀ṣẹ́ bí ń bínú ni ẹmọ́ ọba wá gbáǹjẹ́ àṣìlẹ̀ pé ń bínú náà tó tọ́ lọ́wọ́ bóde ọba kó lè ní báńkàkì in wà bókì ọ́fíìsì tí ó kọmọsálásí ọba di ọ́fíìsì kan àwọn kò tó sẹ̀tẹ̀ nílẹ̀ jọ àti àwọn mọ́sìkì wo ló báyìí báyìí nínú sàúdí náà ni ó ládùgbò báyìí báyìí báyìí náà mọ̀ fẹ́ mọ́sí yẹn bí wọ́n sọ pé 10 billion naira oníbò ní kí n ṣe sanwó tó bá jẹ́ pé yọ́ parí títí àsìkò báyìí ọba kọ́kọ́ chẹ́ẹ̀kì bí 7 billion fún wọn kòkù 3 billion oní láftà 2 sí 3 months òun fún chẹ́ẹ̀kì òkú ọkẹ̀ wa balẹ̀ inú ẹ̀ dùn kọ́ wa lọlé padà pẹ̀lẹ́ rìn bó ṣe dé lọ sálámọ́sí yàwó lọ sálámọ́sí ah, náà dáhùn àti yàwó àtàwọn ní ọkàn wa balẹ̀ bẹ̀rẹ̀ ah tó tó ojú tẹ́gbẹ̀rẹ̀ náà yàtọ̀ sí ní tẹ́gbẹ̀rẹ̀ padà bọ́ bó wá ní sí ẹ̀tún lọ́ra grẹ́pù mí wá ní grẹ́pù mí kọmọ lọ́ra wa ẹjẹ́ ìsàlàyé fún yín ṣe rí ẹ̀yìnyàwó àtọmọ olórí eré ní ẹsẹ́ lóore tọ́pọ̀ lónìí lọba mú jẹ́ kìbóde àtàwòrán mọ́sìkì tẹ́ bá parí ẹ̀ ó ní tí mọ́ lọ́ra rẹ̀ ṣé mi iná mọ wà mo ti lọ rí ìralẹ̀ sí àlìjànnà ibẹ̀ mo ti ń bọ̀ yìí àwọn ẹni ọlọ́n bí i ṣe máa fi ìṣẹ̀lẹ̀ ṣúra wọn mọ́lọ̀nà wọ́n èsì ìjára wọn kó mẹ́ ọdílé ọba ọwá kí bàbá wa àgbà Ibn Uthaymin rahimahullah ta'ala nílé yaqsim ọba wá ní kí n bóyá àfá bàbá ní kí lẹ́fẹ́ fún mi àkọ́kọ́ náà àwọn fẹ́ dalẹ́tẹ̀ ẹwà ìwó káwọn ọba yìí tọkọ bàbá ní àwọn onídì ó ní lórí àwọn ó sẹ́lágídí ọba sì ní sọ́rọ̀ fẹ́lẹ́sì ní sọ́rọ̀ wọn ni àwọn sẹ́lágídí ọ̀dà kòmúrú mo ti ń kọ́lé àwọn ìsì ìfarọ́ gbogbo ọmọ kí ó ti mẹ́bẹ̀ ojú wọn chéńjì láàrín pé ah, ìwọ ló súnmọ́ bàbá jù ọba sá lọ tán لبجوا لي أعانكم الله ذكرتم للملك أنكم تبني بيتا في أي مكان وفي أي حي يصفوا بلاك أكوية نقول له حليري أبو كنقر bàbá ní barakallahu fikum ṣé ẹ ti gbàgbé ìtẹ́ tí ń bẹ́ ń bí báyìí báyìí báyìí ẹ mọ̀ pé mi náà donate ìgbà tí a fẹ́ ṣe fẹ́ ṣe ilé tí mọ̀ ń kọ́nà ibi mo fowó tèmi sí jàmáà nínú Islam láti mọ̀ pé kò sí ànàdánù kí lọ wá fà tọ́jẹ́ pé bí wọ́n ti nánà dánù yẹn ti á náwó gbogbo tọ́tí ìsìtẹ́ ìwò owó àmùsùlùmí ní ọ́fí ń kọ́ ìyà aláta ìyà onírú àwọn kàkànsábò islamu gbésòrò ẹwà àwọn sì títà wọn wọ́n láwọn ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn o máa lọ mọ́sálásí lọ máa kìdímà ti ẹ̀sùn kìrìkan tí ó sì kìrìkan tó ẹgbẹ́ wùsùn yà lọ́bẹ̀ náà àwátá wá lọ́dọ̀dọ̀ ọ̀lọ́wọ́ àwà ní dúrótì jẹ́mẹ́ ẹ̀jẹ́ dúrótì o ẹ̀sìn ń pariwo táàbà gbọ́ àwọn mímọ̀ gbọ́ àwọn ni wọ́n gbà wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ olùsì tí wọ́n bá ní ìmáàmù bí ma tó bí ma bó wọ́n ní ẹni wà láwọn sá

mẹ́sẹ̀sà sálàm àwọn èèyàn kan bẹ káànù yùkfìrúnà ìrìtọ́fà rasul àwọn tí ẹ máa dúó ni pé ojú ò ní tẹ́sì sí ànábì sallallahu alaihi wasallam a ti di gẹ́ndẹ́gẹ́ndẹ́ kanú lé tí ó sí bó mìí tí wọ́n máa gbé mọ́ ànábì ń gbé ẹjọ́ wọn bọ̀ mọ́sálásí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ láti ta ẹjọ́ wọn bọ̀ mọ́sálásí wọ́n wá pọ̀ mọ́sálásí ìgbà míì wọ́n máa wọ 400 wọ́n

ẹlòmí òde yóò mú èèyàn méjì èèyàn mẹ́ta gbogbo ẹ̀ tí wọ́n bá tí mú inú wọn ìbá jẹ́ tí sáàrùbùnú òbádọ̀ bá tí dé sáàrùbùnú òbádọ̀ àtọ́bá wá dé yọ wà kó etí yọ àwọn èèyàn ti lọ o àwọn èèyàn ti lọ o

sáàdù níta alọ́lọ́bẹ̀ létí òní tí è jẹ́ títítítí tí è di ọ wá dìjọ kan sáàdù wà wà masalasi èrò olóhun wa mú pé sáàsìrí ò túbá ìtówó ìbálò ọ̀tán ọ wá tẹ́wọ́ ní Allahumma inni as'aluka majidan ọlọ́wọ́ ba mọ́ fìhálù lọ́dọ́lọ́báwá ilò oore tí èyàn méjì jọ ń ṣe fúnra wọn tí ń rí jọ dá padà fàálù ẹ̀bì tàfíì ilò oore tẹ́nìkan dá ṣe tó kọjá agbára ẹnìkejì kóòrò olè dá padà ọlọ́run máa sóre báyìí fún mi ìmọ̀ náà wọ̀kọ̀dí alímta annáwù láyé fílì kọ́nìmọ̀lì ìwọ ọba tó dá mi وبركاتك على سعد بن عبادة وعلى آل سعد بن عبادة ọlọ́n kẹsìtà ń pè bẹ́ẹ̀ náà annabi pẹ̀lú ọ̀hún dákùn ìbùkún rẹ̀ kánákàtán kátórí mi yọ́pù mú ọ̀rọ̀ sáájú tí ìjáde láyé máa jòrè fún máa wà jọ ọmọ lórí ẹnìkan àtọ́ àtàrà lé rẹ̀ àṣìdára tá bá ń ṣe báyìí àṣà tó fà fáwọn ẹni ẹ̀yìn wa àwa fẹ́ mọ̀ ní paríparí wípé ṣé oore yẹn só dé ọ̀dọ̀ àwọn ará lè sáájú náà sáájú ló sẹ̀mí rẹ̀ lọ́bá papùdà àkọ́bí ìrànlọ́kú ìsì jẹ́ kọ́ ìsù àkọ́ ìsù ìdá ọwà ló iraq láàrẹ bá dé ààrẹ ìpọ̀ sáàdùwá pé àwọ́ àtàmà rẹ̀ pé ah sí bí wà bí sí wá ríre ẹnikẹ́kọ́ ọmọ wà bẹ́mi wó ah, yàwó ní mọ̀ pẹ́ sàkíyèsí ọmọ náà ní kúrẹ kò burú kí n tún lè tún mi àtọ́lọ́n sí ẹwà ẹbá ń sọ kọ́ rẹ̀ mi ìwà kí aláàrẹ náà apá kan oògùn náà ní ẹjọ́ ìyàwó bá gbéra ọ̀pọ̀ àmànà oǹkàlùkú wọ́n pínra wọn ìyàwó gbà wọn bí tọ́dọ̀ àwọn obẹ̀ lọ àwọn ọmọkọ̀ káàkiri isu ah, ìyàwó àtọmọ̀ bá lè mi ah, ojú ní tí àwọn èèyàn àwọn èèyàn máa para yíò yáó ah oníyàmá ọmọ sáàdù tánàbí sáàdù àfún yẹn wọ́n mọ́ sọ ah, kí wá lọ́fà tí wọ́n fi wá kí mi ah ẹ̀ kùkú jẹ́wọ́ fáwà náà bí ìbá ṣe tó dé tó jẹ́ àmà àṣẹ gbogbo olílẹ̀ ti sàánú báyìí tó ah onílé ah, àwọn bàbá kíní iye báyìí lẹ́yà ah, wọ́n bẹ́ lẹ́rìnà in kí mi wọ́n kálukú gbébò làwọn ó ṣe wá kí ọ láìjẹ̀pá wọn olójútì tán owó tàn jí ni òjáwọ̀ wá ó ní kàkùrù ìrìn kẹ̀ẹ̀kan ẹ lọ sọ fún gbogbo létẹ́ ẹdẹ́ ń pátá pé mo ti bọ́n ní abájé padà báálẹ̀ mi náà ti báyìí lówó yóò dádì mi sọpọ̀ àti mẹ́lọ́wọ́ wàsásùn ẹn tó gbàrí wáyà ìwá ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àṣọ̀bá kó tó níbi ìrùpọ̀dẹ̀ pé ha ha ṣáájú ha gbèsẹ̀ ní tí ọ̀kí ọmọ àkíyà níjọ́

سهر رسول الله صلى الله عليه وسلم وثمان بن عفان جاء هذا في السنة من بخاري وسيراني من يعثر بير روما فله لجنة tani ọba ni romi roma tí ọba ni tugbẹ́ tí ó tó sí nígbàtá ara maka tí wọ́n dé Madina kánù láyẹ̀stẹ̀ àdìbúnà máa ń ilá bírọ̀ roma àwọn ará maka kò sí omi tí wọ́n mú báyìí yọ́ ma wọ́n

púntọ̀n ní kílọ̀ fẹ́ mọ́ fẹ́ ra mọ́sánmọ́pọ́ fẹ́ kàkànga Usmanu pàṣí rẹ̀ pàṣí rẹ̀ kọ̀dá Usmanu bá tó padà wà Usmanu náà kùgbùrú jẹ́ àṣì báyìí jẹ́ ìrìnlàlájì ah ọkùnrin sọ́mọ́ tó ń sọ́sá wọ́n mọ́ta ó ní ìwọ tayí tó bá fẹ́ tà tí mi bá ti pàmì lónìí ìwọ lọ pàmì lọ́la wọ́n ni ọ̀dá ìsìtò gbówó àbì ló bu owó ọ̀rùn kì sí wàhálà Usman rà Usman rà tọ́lọ́bá lọ́bá sàsálà ànárí bí Roma in tí mo ti rà bẹ̀rẹ̀ o ṣùgbọ́n ẹbá ń kéde fáwọn mùsùlùmí pé mo ní àǹfààní omi jọ kan ẹni ní tijọ́ kejì ẹ wá pé àwọn èèyàn pé gbogbo tí wọ́n bá nílé wọn da gbogbo tí wọ́n bẹ̀ẹ̀nù tí wọ́n pọn omi jọ tèmi ha èèyàn pàápàápàápàápàápàájọ ní o kàrùkú ọ̀pọ̀ gbò tí ó lò tí èdìjọ́ yẹ̀rẹ̀ òsùmánù wá ọ̀rọ̀ sí tó kú ǹgá yìí náà gan agbélẹ̀ náà padà gan kò dí ẹ̀kẹ́ kùnú sí ọlọ́run o wà tún mọ́ wá kí wùlẹ̀ tàyùkú wá o mo débẹ̀ mo mú mi ibẹ̀ mo fi sàlùwàlá mo kọ́ ọmọ mékíú méjì lọ́wọ́ nítorí pé mo ní ọ̀rẹ́ kan tọ́jọ́ ma Màdínà èèyàn dáadáa ni àjọ kódò ń gọ́ ọmọ bẹ̀ ó sì àdúrà fún mi pọ̀ mú ní àwákanú tí a ní àwájọ débẹ̀ ìjọna àjọ mú mẹ́un tí ń bá sọ fún yín pé omi yẹn wọ́n fi bá òfúnmọ́nù dáko ókó yẹn ọ̀tàn dóní wọ́n sì fi owó dàbínú bẹ̀ million lọ́sẹ̀ wọ́n wá ń bá òfúnmọ́nù náà sójú ọ̀nà ọlọ́pù kò sì

owó lábí dínárì ká sọ pé èyàn gbé bí 10 billion ó sì wà ó sì wà gbé sí yàrá nàbí sọ̀sọ̀ sẹ́mọ̀ pé annabi ogbébẹ̀ ó ń sí ọlọ́run mọ́ annabi ni àà usmanu ó ṣe tó tó báyìí máa dọ́rọ̀ usmanu lè yàwó máa mẹ́lọ́n usman ọlọ́run ni sọ̀fọ̀ gbogbo tó kù tó lò tó fi wá bọ́lọ̀ pọ́ wá ṣiṣẹ́ kan ọlọ́run wà lọ bọ́nú bínú ọlọ́run ti yọkù nọ́rọ̀ rẹ̀ jẹmọ́ táwà náà bá rí dáadáa bẹ́ẹ̀ sí táà sí kò ń gẹ́ bá àránà bí tí ó sọ fún wa ọkàn owó ti ẹ̀bàlẹ̀ pàǹsì tọ́lọ́run a sì fi sọ̀yàwó aṣọ wọn dọ̀tà a fi sọ ọmọ aṣọ wọn dọ̀tà nígbàtà lọ́tán jẹmọ́ èmi àtẹnìkan ní paríparí ọkùtù báyìí àjọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọlọ́run sì kẹ́ẹ̀ ọlọ́nkẹ ah, ọlọ́nkẹ kọlọm magba ìkẹrẹ wọ́rẹ̀ ó ní sọ́sọ́ ó ní gbogbo tẹ́wọ́ yìí ó ní kọjọ mílójú ìwárí ni mo fẹ́ fílẹ̀ fún àmàrin kí n sọ pé wọ́n mọ̀ pín tí wọ́n bá fẹ́ pín o ṣùgbọ́n mo fẹ́ gbèsè ẹ̀lẹ́mì kí n sun wọ́n mọ́ náà ò ní kókó nítorí pò ń ti gbọ́ inú jama'a a ń fásitì pariwo wa wípé ayé ò ní change tí ń ṣe náà ní ṣe wọn wọ́n ji jí owó nínú owó olú náà ó Nàìjíríà nìkan bá bọ́bẹ̀ ló gbé calculator lé ó sì sí owó òun wá jẹ́ pé ń tí wọ́n kéde di ọgbọ́rọ̀ ma ná 10 million tán jẹ́ ojúmọ́ kò fi lè náwó tán sílẹ̀ káyìn àwọn tí ó àlàlì wà

lọ́lọ́ náà bá ọ̀rà sáà ní kó se ń kẹ́ à síta ní à ọlọ́njọ́ ọlọ́ndakùn in wà parí ẹ̀ pẹ̀lú bàbá wa kan nígbàtí wọ́n kọ́ central mosque ìkú lọ́wọ́ bàbá yìí àtàwọn ìgbìmọ̀ ìjọ jímọ̀ báyìí gbogbo wọn bọ̀rọ̀ ti dé láti ago mẹ́jọ tí wọ́n bá dé lágo mẹ́jọ ìmáàmù onílegun torí wípé ibi ẹran rí kọ́dé kò sí ilẹ̀kùn bàbá wọn apogbọn àgbìmọ̀ pé àwọn ti rílẹ̀kùn tátùn fi rílẹ̀kùn kí ló dé ó ní wá wá yọ ilẹ̀kùn tí ń bẹ lẹ́nu ọ̀nà ilé òkun ókùn bríkìlà tí àwọn kọmọsára sí wá wọ́n wá yọ ìnìdákọ bàbá wọn ìsìnìdákọ bọ́lọ̀ dẹ̀ sí rínà subhanahu wa ta'ala jẹma kò só kọ tẹ́yìn olè máa jẹ tí ó sì dá tó jó ọkọ̀ rí ṣùgbọ́n kọ kan bẹ tíyàn bá fẹ́ kó kún ọkọ̀ ọun Sulaiman owó ní kókó àjàní ẹ̀ṣùnwàkíníkà pọ̀sà ó kọ kan bẹ tíyàn bá fẹ́ ni má jíyà gbé ọ̀dọ̀ Ọlọ́run nìkan lèyàn máa ṣe nǹkan sí tí è ni o ni o kò sọ fún wa wípé ẹn tó bá náà tọ́pọ̀ ló ń ọgbà alìíbrọ̀tù bil ikhlas fil amal la bil kathrati wal qilla tí kò ìdáwé nù alìíbrọ̀tù bil ikhlas fil amali la bil kathrati wal qilla in tọ́nà ọba fi ń gbaṣẹ́ wa ṣe torí mi lọ sáfiṣe ń gbà tó bá pọ̀ tó wájẹ́ torí ọlọ́run ọlọ́run gbà bí a ṣe lè sọ́dọ̀ ọlọ́run tó bá kéré lọ́wọ́jẹ́ torí ọlọ́run gbà bó ṣe nǹkan tó pọ̀ sọ́dọ̀ ọlọ́run tí è bá ṣe torí ọlọ́run nígbà àwọn bí ọ la hawla wala quwwata illa billahi kanzun pẹ́pẹ́ ni min kunuzil janna inú pẹ́pẹ́ ọ̀rọ̀ téèyàn fi marílẹ̀ pàrìjànà sí yóò rí la hawla ọlọ́run a lè tẹ́ta àfi ní sentó ní àmàsí wàlá quwwata a sì ní agbára táàfi se tó ní a se illa billah àfikọ́ sọ wá bí ìtàkọ́kọ́ kó fi a se kùngẹ́ bí tẹ́kìjì nítàfí ń jẹ́ mùsùlùmí náà àwọn ara wọ́ra sí sọ́dọ̀ rẹ̀ gbogbo bàtọ́bà máa lo àwọn èèyàn fún yọ̀nú rẹ̀ àwa ni ọ máa kìsì ìlú ẹ̀sìn ni o kèèsè ìlú ẹ̀sìn ọlọ́n tó bá dọ̀là mọ́sọ̀lú ìdílù ẹ̀sìn wọ́n máa ń rùkú wọlé wọ́n rùkú bóde méjì ọ̀sẹ̀lẹ̀ kìsì ọlọ́njọ́ ọlọ́ndakùn má sọ kìsì di bá sí ẹran lẹ́nu àwọn jẹranjẹran wọ́ládà ní kẹsẹ̀ ọ̀tọ̀ níbi amẹ́ríkà fẹ́ yẹn tó yìn sí ọkàn lọ balẹ̀ lọ́dọ̀ wọn ni ọlọ́mọdéru ọ̀sẹ̀ ọ̀dọ́ wa ń bí wọ́ládà ní kẹsẹ̀ rẹ̀ ọwá ń jẹ́ ká máa rí ẹwà ẹ̀sìn ni olù fún ti wọ lọ́ọ̀bá má yọ ẹnì kọ̀kan wálẹ̀ níbi ìyọnú wala quwwata illa billah الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا لقد بعث الله سبحانه وتعالى إلينا نبيه محمدا صلى الله عليه وسلم ليرشدنا إلى سبل الخيرات وكان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه طريقة الإنفاق في سبيل الله وأن ينفقوا في سبيل الله ابتغاء وجه الله سبحانه وتعالى وكان صحابة رسول الله صلى الله عليه وسلم آية في الإنفاق كانوا يتسابقون ويتنافسون في الإنفاق في سبيل الله كيف لا وهذا بن نجار جاء رسول الله صلى الله عليه وسلم المدينة بعد أن فر بدينه من مكة المكرمة فلما سكن بيت أبي أيوب قال للناس من أين بركتي ناقته فقال هنا المنزل والمسجد فلما أراد رسول الله صلى الله عليه وسلم بناء مسجده الشريف سأل عن صائب هذه الأرض هذه القطع من الأرض لمن قالوا إنما هذه الأرض لبني نجار دعم رسول الله صلى الله عليه وسلم بقوله جاء دا في الصين من بخار من عبيث بن مالك رضي الله تنرضاه يا بني نجار فامنوني بحائتكم هذا قالوا يا رسول الله لا نترب ثمنه إلا إلى الله ثم علم الرسول صلى الله عليه وسلم أخيرا أن هذه القطعة من الأرض إنما ليتيمين لغلامين يتيمين سهل وسهيل وهما تاتا سرارة بن أسعد دع دار صلى الله عليه وسلم زرارة ودعا الغلامين سهل سهلا وسهيلا ثم ساومهما هذه الأرض فقال يا رسول الله لا نترك ذلك نحن فمنها إلى إلى الله فقال النبي صلى الله عليه وسلم لما رأى فيهم الفاقة والحاجة فأعطى الرسول صلى الله عليه وسلم ما أعطاهم بعد هذا كان رسول الله صلى الله عليه وسلم يستحث أصحابه في الإنفاق في سبيل الله والله سبحانه وتعالى هو الذي أنزل على رسوله قوله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون نعم جاء في السنن عند أبي داود من حديث زيد بن أسلم عن أبي رضي الله تعالى عنهم أجمعين هذا عمر يحدثنا أن صلى الله عليه وسلم أمرنا أن نتصدق أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق فوافق ذلك مالا عندي فقلت اليوم أسبق أبا بكر إن سبقته يوما قال فجئت بنصف مالي فقال صلى الله عليه وسلم يا عمر ما أبقيت لأهلك فقلت أبقيت لهم مثله ثم أتى أبو بكر بكل ما عنده فقال صلى الله عليه وسلم يا أبا بكر ما أبقيت لآلي قال أبقيت لهم الله ورسوله أي تركت لهم ما يرضي الله ورسوله عنهم أو تركت لهم ما يرضى به الله عنهم ورسوله بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيها من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستكثروه إنه كان غفارا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام من بين أمهات المؤمنين أم المساكين زينب بنت, بنت بنت خزيمة أم المساكين جاء في إيد المعاجم عند ابن أنها سميت أم المساكين لكثرة إتعامها للمساكين بيد أنها فارقت الحياة قبل رسول الله صلى الله عليه وسلم أمتنا أما تسمعون ما جاء من حديث أبرمان من حديث يزيد ابن أبي حبيب في قصة مرثد ابن عبد الله كان يتصدق ولا يفعل إذا هو يوما أتى المسجد وفي جيبه بصل فقال قلت أبا الخير ما تريد إلى هذا إيه البصل ينتن عليك ثوبك فقال والله ما عندي في منزلي شيء أتصدق به غير هذا وقد حدثني رجل من أصحاب الرسول صلى الله عليه وسلم أنه ذل المؤمن يوم القيامة صدقته هكذا كانوا وهذا سر بن عبادة كان ممن يكثر إلطاف رسول الله صلى الله عليه وسلم وكان يعشي ثمانين من عصاب صفة وكان يدعو دائما اللهم إني أسألك مجدا ولا مجد إلا بفعال ولا مجد إلا بفعال وإني لا يكفيني قليل من المال اللهم أكثر مالي حتى جاء رسول الله صلى الله عليه وسلم بقوله اللهم اجعل صلواتك وبركاته لسعد بن عبادة فنسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا انتقم لعبادك وانصر مجاهدنا في سبيلك حقا في سيل الأوطان اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه لهائك ولا تسود وجوهنا يوم تسود التقوى وعلى المغفرة ولا تؤمن بمن أهله فمن الذنوب والمعاصي ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله ولمن ربكم سبحانه وتعالى امركم بأمر بدأ فيه بنفسه وثنى دونك وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المصدوق القائم في مقولة سيئة ثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطيئة طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Mm.